فلا بد أن نتعرف على هذه المفكرات بيد أن أهل العلم نتيجة الاستقراء جعلوا أصول جماع المفكرات على ثلاثة أشياء وما عداه وما عداها فمختلف فيه لذلك قال أهل العلم أصول المفطرات ثلاثة الجماع والأكل والشرب بناء على قول الله تعالى ولا تباشروهن فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر فقال فرما باتوا سوى مسلمين أنت رأى لكي جراد جريفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́rọ bá lápùpà máa jẹ́ kẹfún gbogbo wa aláwọ̀ bá sàrìkún kí annabi wa bá ní sàrìkún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa ti sọ̀hábà rẹ̀ dákùn kí àwọn náà pẹ̀láwọn tó kẹ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbé alkiyama èyí wà ní ẹ̀sìn mo ń fásitì o náà ni ó ń kálukú wá fẹ́ mú lọ táàfì rí gàgà láàrin àwa àti ọba dẹ́dà ọba dẹ́dà mọ́dáwà fún ya ìkẹni ọdáwà fún o àwọn gbọ́dọ̀ ọba dẹ́dà yìí ọ̀nà táà mọ̀ gbà ó ṣe níran níran níran fún wa ara wọ́n ma yásẹ́lẹ̀ yóò tún yásẹ́lẹ̀ ó gbé àwọn ìbádà yìí ó gbà mí ìgúnra wọn ọ̀dádúó ìbádà aláfarasẹ ó ní ìrún ìbádà aláfi owó ṣe òun ni zaka ìbádà aláfarasí àtowó ṣe òun ni hajji bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́dà ààwẹ̀ náà ìbádà aláfarasí ni ṣùgbọ́n owó náà tún bẹnu ẹ̀ ọba rọ́dà wá ṣe báyìí kó lè bá jẹ́ ìrọ̀rùn fún wa ẹn tó wá fi ẹ̀sìn rẹ́nà ni annabi sallallahu alaihi orí kọwàá jí sí ọba adẹ́dà láàbọ̀ ó wá sàlàyé àwọn àwẹ̀ fún wa àwọn àdàjọ́ wo ló so máa bákan náà alẹ́ máa gba àwẹ̀ tó jẹ́ pé wọn ọ̀kọ́ àwẹ̀ ẹlẹ́ fún yàn sáábà àwọn nǹkan sí kejì nínú àwọn ìdàjọ́ àwọn nǹkan tí i máa ń sí ni lẹ́nu ibi òun ni kútúbà ó ti máa rìn ní júmọ́ ìní kọba dẹ́dà kọ́ bọ́lù rẹ̀ wàlẹ̀

nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìpìlẹ̀ nìyẹn ìsúnmọ́bìnrin ìmá jẹun ìmá mú lọ́sàn àwẹ̀ àwọn gbòǹgbò tí ma bá wẹ̀ jẹ́rẹ̀ wọ́n wá ní ẹ̀ka tún nínú mẹ́tẹ̀ẹ̀ta iná àlàyé tó wà ń àkọ́kọ́ fi ba nítorí pé àwọn kankan bẹ tó lè dé inú kùn wa gbogbo tó bá ti dénú kùn wa ṣùgbọ́n ìgbónọ́gbà wọlé ẹnu lábá fi ṣe tààrífù definition akílù nǹkan jíjẹ o náà ni ìdìkọlù ṣe ìlàlìmá ìdá àntọ̀rí kìlìfàmù kéyìn o mú nǹkan dénú àgbẹ̀dúkùn èèyàn kọ́ jẹ́ ẹnu lè èyàn gbogbo ń bá ti gba ẹnu dé inú ọkàn nínú àwẹ̀ ọjà àwẹ̀ ìbẹ̀lọ́wàdé ṣe àti ma yánfà wà máa là yánfà wà máa lá náfà ìwàlà ṣe gbogbo tó bá ti sàǹfàní nìkan èyàn èyàn jẹ lọ́sàáwẹ̀ ọjà àwẹ̀ in tí sàn gba èfin agbárí wọ́rẹ̀wọ́rẹ́ ṣùgbọ́n kìí ó ní jùrùmù sẹ́mọ̀ pé èfin náà ní onírepa ìntọ̀ títí lọ sínú ìsàlẹ̀ ẹ̀kọ̀ ọjá àwẹ̀ tó bá wá jẹ́ nǹkan tó jẹ́ wípé kọ máa ń fà ní lọ ìfàrá níyàn gẹ́ bí sìgàtà sọ onáìjáwẹ̀ bákanáà tó bá jẹ́ pé nǹkan tí èèyàn fi sẹ́nu yìí tó wá ń dénú òkú èèyàn kò sàǹfàní kò sì múnira báyàn bí kíni bí hirza subha ọkàn sáà ń pò kílùkọ rẹ̀ mọ́nu kíni tẹ̀sùmá rẹ̀ tó já ọsá mọ́ makambẹ̀ nílọ mọ́nu àfipò lọ bá bọ́ sínú ikùn rẹ̀ àwọn apá kanú àwọn mímọ̀ wọ́n ní gbogbo ń tọ́bá ti lè gba ẹnu dé ìsàlẹ̀ ẹkùn tí ó bá ti jẹ́ pé yóò sánfà ní kankan fara kò jáwẹ̀ kò lè kún agbára tí ń bẹ láàrin èèyàn kò sì dìkú mẹ́ ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ní wípé ọjá àwẹ̀ o ó sì ní ọ̀rọ̀ tó wọlé torí Ọlọ́run bá sọ wípé wákùlù wáṣírọ̀bù hatta yatabayyana lakumul ẹ máa jẹ máa mú lẹ́yìn ìgbà tí àbàjájì bá ti tẹ́kiri o tó bá ti yọ mẹ́jẹ máa o kó tó yọ ẹ máa jẹ tó bá ti ayọ ẹ̀rọ jẹmẹ́ tí è di pé òun ó ti wọ padà a jẹ́ wípé gbogbo tó bá lè gba fa innahu mufattirun ń dìlò kí pò lójijì lọba kó sínú ikùn rẹ̀ lọba bá sínú àgbẹ̀dú ọba àdẹ́dà ní ẹ gbọdọ̀ jẹ lówí gbogbo tó bá ti lè gba ẹnu dénú àgbẹ̀dú ọjà nìláwẹ̀ òdì ní bákan náà tó yẹ pé nǹkan múmu náà ni tó bẹ́ gba ẹnu dénú àgbẹ̀dú ó sì kí ni ọjà nìláwẹ̀ àwambọ̀ asàrùtù wa in tí a bá gbé imú imú wọ́n kànkà sí ìyàmú títí ó fi wá désàlẹ̀ ẹkùn ṣe bí kèrè ìsànlẹ́gbẹ́lẹ̀ yọ̀gbà àníbẹ̀ẹ̀ni kí láǹkẹ́ ni as-sa'ud idkhalu shay ila al-mayda an tariq al-fam ká gba imú gbé nǹkan dénú agbẹ̀dún sálẹ̀ ṣe yóò máa jáwẹ̀ àbí ẹni máa jáwẹ̀ sunan عند أبي داود بإسناد الصحيح من حديث لقيت ابن صبرا رضي الله تنرضى nígbà tó sàn kọ́ làkìtù ní alùwàlá o ń sẹ̀lọ́n wa ni bí mo ṣe ń sàrọ́ lọ máa ṣe o wá jẹ́ kó mi ọmọ wọn mú ẹ̀ dáadáa wà bá àlèk filistin shark tó bá ti fẹ́ fún imú kò sí dáadáa kó jẹ́ kó mi ọwọ́ agbárí kò sí àtúlẹ̀ padà àgàgà tó bá ẹ̀sẹ̀ jì lásùbà nítorí pé sùmọ́ sùn sí inú oòmú gbogbo ẹ̀ bá ti sùn ilé ìfẹ́ tí ọba sí àdìkárù ni o àtẹ́ntọ́sí àdìkárù àwọn mímọ̀ kan ní ẹn tí ọba ni àwọn mẹ́ni àtẹ́ntọ́sí àdìkárù àtẹ́ntọ́sí àdìkárù yọ wà sún hó mú wa ṣùgbọ́n ibi omú ni géètì ọmọ fún bí ìgbò lè wá kólé tó wá sùn lọ́nta ọba di tírì kábẹ̀r operation ọwá jígbà tẹ́ ń pẹ̀ sọ́tọ̀ gómìnà náà ó ní ibi tí ó sì sí jẹ́fẹ́ ni tó bá sí àdìkárù ṣùgbọ́n tí ó bá sí àdìkárù tó ti rárá pẹ́lẹ́dẹ́nu omú ó ń tọ́

ó ní kí ọ̀rà sé ní ìwọ̀ntúnwọ̀nsì nítorí pé tí ó sẹ̀kú ń bẹ́ náà nínú òtùwà ní wípé in tó bá lè gba imú dé inú agbẹ̀dú mufatirun lè sọ yóò máa jáde láwẹ̀ sọ̀hí gbogbo nǹkan tá sá lè gbà láti imú tó sì ní jùrùmù kí ni jùrùmù tá ń sọ ó ó ó ṣẹ̀ṣẹ̀ ah, jùrùmù yóò ó ní jùrùmù tí a bá fi omi èyàn fílẹ̀ ó ní jùrùmù àwọn nǹkankan bẹ tí fíìlì tó lè gba imú dénú ọkàn tẹ́sí ọ̀sọ̀ kọjá wẹ o lọ bí oúnjẹ kókò bá mú kọ́dà àásà àásà ní jùrùmù ọkà dà sí ọwọ́ náà ni ló pò mọ́ra wọn ló gbogbo ah, ògùnkú jẹun àwẹ́ ń tàn ọba jẹ bákanáà àwọn nǹkan tó lè dé inú ara yìí nǹkọ́ wàhúwàtà náà wúlù antoriki dubur kí wọ́n gba ibi àti ṣe nọmbà 2 òmùsù wọ́n gba bẹ̀ fi ògùn síyàn kó fi wá dé ara wọ́n ma ń tablet kan bá ń bẹ̀rẹ̀ ẹni tí agaga àwọn ọmọlùfọmọ yẹ́gì ọmọlùfọmọ náà ẹni tí ò lè lo ògùn tàbó ti rẹ̀ jù ó sì nǹkankan wọ́n wà tí kí ni ẹbọ̀ yọ́ lọ máa ṣiṣẹ́ ara rẹ̀ sọ́jáwẹ̀ àbí ọ̀jáwẹ̀ nínú àwọn mímọ̀ àwọn kan ní ọjáwẹ̀ nítorí wípé ó débò ó dé inú agbẹ̀dú ọ̀rọ̀lẹ́kẹ̀ẹ́ ní pé kọjáwẹ̀ torí wípé ibi tó gbàdénú agbẹ̀dú kèé sí ọ̀nà ọ̀fún wàhádá ìkhtiyaru شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى الاحتقان يدفوني لوقم قباء وجو قولي منا تفين سنون بكنا الكحل كي يولتي رو بس يولتي رو انتا نبان في لي لنو ترو يكورو قباء ورجي إذا اكتحل الصائم òun náà ní gbogbo ta máa kán sójú kọ bá àwẹ̀ jẹ́ ṣùgbọ́n ní mẹ́jẹ̀mọ́nú kí èyàn bá ń fi ilẹ̀ ẹ̀ lẹ́nu kọ bá kí ní ìyẹ́ ti wá pọ̀ ó ti wá kórajọ bí ìtọ́ èyàn wá gbẹ̀mí èyàn bá àwẹ̀ jẹ́ yàtọ̀ tàbí aláwẹ̀ ó súnmọ́ ìyàwó rẹ̀ bí ẹ̀sì ma ń súnmọ́ ẹlẹ́tọ̀ ẹni òun bá àwẹ̀ jẹ́ tí ọ̀sẹ̀ kẹkẹ̀kù bí àwẹ̀ ẹjọ́ ọ bàjẹ́ tọ́yì ṣùgbọ́n fàmán bá ṣọ́rọ̀ ṣọ́rọ̀ fa'amúdá sí ẹ̀tọ̀ mẹ́lá ní méjèèjì awistamuna asọ́ imọ̀ ẹn tó gbáwẹ̀ fọ́lọ́wọ́ bá dẹ́dà inistamuna tí bá ń ṣe masturbation fa'anzal ni ma ní ìwà jáde lára rẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ masturbation yìí òun ni ìmá wá bí omi ara ẹni ó ṣe bóòdé biliyedi ìmá biliyedi kò lè jẹ́ delki aóbi tàdálùkì àbí kí ọmọ àlera mẹ́lẹ̀ gbogbo ọ̀nà tó rí ọgbàgbégbà tí omi bèèrè jáde lára rẹ̀ pẹ̀lú ẹ̀ ààwẹ̀ bàjẹ́ ààwẹ̀ là kí ni ìdájọ́ kí ní gẹ́gẹ́ alistim náà ìfẹ́bàtà sí ìyàlùrẹ̀ ìlú àwọn àfà wọ́n sì ìyàpẹ̀nú bẹ̀ ṣùgbọ́n ìyàpẹ̀nú yẹn ọgbà sùúrù kéèyàn ò fi gbọ́yé tí ẹ̀bá ti fi gbọ́yé èyí ó rí wípé ìyàpẹ̀nú yẹn àwọn tí wọ́n sọ wípé kóbi o bojú àtọwọ́ kìí sí dandan ánkẹjì ní dandan ni ẹn tí ó ní èsẹ dandan wọ́n ní ṣùgbọ́n àwọn náà alẹ́ obìnrin tó bá fáyẹ o kọmọ bọ̀wọ́ rẹ̀ kọmọ bojú rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ìsìmìnáwù náà àwọn àfá àkásọ pé kọ̀sáburú bí kọkùnrin ọwọ́ òzúbà ti ń dà láàmú ìròbí ti pẹ́ ìròbí ti ń dà láàmú yìí ọba lè jẹ́ pé àìsèyùn yóò jẹ kọ́mọ̀ lè kápẹ̀ mẹ́rẹ̀ lọ ṣe zìnà ọdá àkóṣe bẹ́ ẹwọ kọ̀díṣẹ̀ bá ṣùgbọ́n ṣe mẹ́jẹ̀mú yẹn wọlé bí ká sọ pé yọ́n wá bọ́rẹ̀ ustaz ẹ̀fẹ́sà uh, uh, ebi ni ẹ ajíra ìdí ni o ẹwọ́rẹ́ òkèrè láti bá sọ̀rọ̀ ẹjọ́ bí èyàn bá rẹ̀ ń ti ilé lọ́dọ̀ ẹnìkan tí ń kó jẹ́ láyìn lójú sí ẹ̀lẹ́ pé yọ lórí iná tọ́kùnrin ẹ̀tí wó fi iyọ̀ sí àfáà ni tí a bá wo bí Nàìjíríà ṣe rí tó sì mọ̀ pé bí ọ̀pọ̀ ọkùnrin lé irú fátíwà wòrùn hadith wà wà òṣèlọ́n ni mọ́ntà sọ̀bárọ̀ sọ̀bárọ̀hùlọ gbogbo tí mọ́ dáyàn láàmù ẹ bá lè kó rẹ̀ ń jànú fún òun ó ṣe sùúrù bí ó suru jẹ́ pé sùúrù ó dìrọ̀rùn ọlọ́run fi gbogbo ọmọ ń ti sọ owó olé ẹ lápò

ọ̀rọ̀ kejì ni wípé alisim náà haram wà bí hádà àdínà rọ́bì ní tí mo sì fi sínáà ọba mínú nítorí wípé aburú ti bẹ́m̀bẹ̀ ìṣẹ́ kéèké haramu ni kí o mọ́ sí alisim náà kọkùnrin ọmọ wọ́bùn ara ó sì bóòdì fóbì náà haramu ni

alájá lọ́nà mi wáwó ó ní alájá òun àṣẹ́gbùmọ̀ sọ fún ọ aláàánà mi bá rán ìrìnlẹ̀ tìnádà tìnádà ṣé tí ń bá ń tẹ́ ẹ̀mẹ́ ìsìnlẹ̀ ṣé ni ó ẹni ó mówó tọ́tọ́ definition wọn fún àìmàkan ìnìmọ̀ láìkì jù wọ́n ní àìmàkan ó dúdú jù òkun lọ ẹ́dàkùn kí ló tó wá lọ béèyàn bá tú tú tú tú tú jù bẹ́ẹ̀ lọ orí ibúlẹ̀ yọ ma bá mẹ́ ọlọ́n ní ànẹ́bì sọ fún wa àwọn ẹni tèmi àwọn tó jẹ́ pé hùmlú fúrújùm hafizun wọ́n ma ń sọ abẹ́ wọn tí a bá ní wọ́n sí ara wọn lẹ̀ illa ala azwajihim àyàfi fáwọn àyàwó wọn yálà wọn pín ológun ni àbí wọn rà فإنهم غير ملومين lára àyàwó wọn lára ẹrú wọn wọ́n èé ṣe kí ní o wọ́n èé ṣe ẹlẹ́ṣẹ̀ báhùn mọ́sí alàbátúndé kí ni mọ́sí aláhùn gbogbo ẹni tí kọ̀ ní sẹ́kẹ̀ sí kejì kò fi lè jí ó súnmẹ́lẹ́tọ̀ rẹ̀ ọ wá ní kẹ́lẹ́tọ̀ ọ̀hún tọ́ bá fọwọ́ ara rẹ̀ wà bómi ó ṣe bóòde ó là ń pè masturbation tọ́ bá wá lu ọwọ́ ìyàwó rẹ̀ nǹkan tí ọlọ́wọ́ ti ẹ̀ kò sí àfá tọ́já àfẹ́ẹ̀sìn tó pèlé yàn ní àrọ́ mú nítorí pé ayé àti wọ́n wípé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim gbogbo omi ara wọn ìtàbí ìṣẹ́ ara wọn lẹ̀ ara ìyàwó wọn ti máa ṣe ìvẹ́n òun náà mẹ́sàlá mi ìta àmàsàrí jọ́mì wípé lẹ́yìn ibi tí a ti ń ṣe ìgbọ̀nsẹ̀ àti ìgbà tí obìnrin ọ̀bà nírun sí ọ̀nà míì tó ń bẹ tó tó jẹ́ àrọ́mù láti fi gbádùn ẹlẹ́tọ̀ èèyàn káfí ilẹ̀ fún jọ wájú ọba lẹ́dọ̀ òjò kọrò òdébẹ̀ ìdìnà láìlẹ̀ wájú àwọ́pọ̀ masturbation oní nǹkan ní ṣe tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ lọ bá ṣe kìí ṣe àrọ́mù ọba lẹ́dà sọ́bàn ọwá ní famanibtakọ wàrọ àdáyàlìkì ẹn bá tó wá ń wá bóòmí ara àwọn ó bóòdé tí è sọ́nà tí mìíràn ọba tọ́ lẹ́yìn lára ìyàwó tàbí lára ẹrú rẹ̀ tọ́rà tàbí ẹkùn fáúlá ìkà òmúlá àádọ́rùn àwọn tí a fò fẹ́ǹsì kó ní inú òjì bọ́nú wasallam pé ya Rasulullah aláàrin stasi ya Rasulullah anábí ò sì yọ̀nda fún wa káwulẹ̀ tẹ́ra wa lọ́dà àwáfẹ́ sí náà ṣùgbọ́n kí ní yẹn dì sọ́pù wa tara wá bá ti ń wá obìnrin tara bẹ́ bá ti ń ṣe wá ìmọ̀ dì sọ́pù wa yóò ti gbé ẹ̀kú omi tìlàwọ́ gbà mí yóò gbé ẹ̀kú omi náà gbà mí aláàrin stasi ò sì أبلا بن مسعود رضي الله تعالى رضاه أسرنا يا معشر الشباب mo pé ẹ̀yin ọ̀dọ́ torí pé ma vinna ṣáwà ara wọn lọ́wà ẹ̀yin ọ̀dọ́ tí ara yín sì kùn bẹ́ mọ̀nìsàtọ́ àmínkùn lè bá à ẹ ń bá ti lọ́kọ̀ ọ̀sán lọ́kọ̀ òru ó ti ní yàrá ó ti rí létò díẹ̀ níwọ̀nba ó sì ní tí ó ma fi bọ́ obe ó sì ti lè súnmọ́ obe fọ́lìyàtàzẹ́wà àì má fi dágbà o gbogbo àwọn bí nǹkan ti ṣe wánú ẹ̀sìn wà rí tí wà láti dé kí ló ka èbò pẹ̀lú ń tánàbí sọ èbò múwẹ̀ wá sí adì pé mẹ́mà rí ah skún wọ́wọ́ aládẹ́nu bó ti ẹ̀jẹ̀ pé tẹ́yìn bá sọ bẹ́ẹ̀ náà lúwà ó tún rí sọ torí àti kékeré láti ń dàgbà pẹ̀lú àsàsí ìjọba ó tún sí sọ kí láti ń dàgbà àsàsí ìjọba ẹ̀sì lọ mú lọ kò lè rọgbọ gbogbo ìjọ́ pẹ́tẹ̀ bá jí ń bẹ̀

kò sí wọn kan gbàsílámù kí lọ wà wífọ́n tọ́ntọ́ bá fẹ́ kọ̀fíúsẹ̀ èmi máa ń pèsè àmì lọ́mọ́ sí wọn àwọn ẹ̀yọ́ tí a bá mú wọn méjì mẹ́ta ní ìsìn lọ́rẹ̀ síra wọn lọ́rọ̀ owó tó ti dàwàpọ̀ lọ́rẹ̀ síra wọn lọ́rọ̀ àmánà mi tó ti dàwàpọ̀ bá mú lọ bá ń tọ́jú ẹ̀ a rí wípé ìhìn mọ́ tí ń fi alọ́kàn balẹ̀ ṣe yóò àmọ́ òwúmi nínú àkímọ́ lọ náà jọ gbàlìkì àmà tí èyàn bá ń sọ bẹ́yìn ó sì ṣe o nítorí pé jọ̀gbẹ̀lì kìámà ká sáànú o ṣe ẹ̀gbọ́n táwọn nàbí kọ́ mọ̀sọ́ ni nafsi nafsi ní bàbá lọ́rọ́ bá wọn pé ọgbọ́n òun lọ́fẹ́ dábà ya bàbá wọ́n dábà bàbá yíò nafsi nafsi bóòlẹ̀ mí ò se ní bọ́ sínú náà mọ̀ dúbà ìrìnsì nígbà tí àwọn tí ó súnmọ́ lọ́n dáadáa bá wọn nafsi nafsi ṣe wọ́n lè mi àti ìtọ́lọ̀ sọ pé yawma yafirru al-mar'u min akhi ọmọ ni yọ́ ma sá fún bọ̀dá rẹ̀ fábúrò rẹ̀

ọlọ́run sí ajẹ́jẹ́ o ọlọ́run sí ajẹ́jẹ́ o la ilaha illallah alistimnawi anibi wọn bá wọn in bá wọn sọ́ọ́bà ìsọ́rọ̀ mọ̀nìsàtọ́ àmì kùmọ̀lẹ̀ bá à ẹn bá ti lè súnmọ́bìnú ó ti lọ́kọ ọ̀sán ó ti lọ́kọ òru falyatazawwaj hẹ́tì ni o fa in tó lọ ń dására yìí ni in tó lè rẹ ojú yìí lẹ́nu wà áṣọ́ lè fàájì ẹgbẹ́ tẹ́bá wí ni wọ́n ni àlìjá ìzù ẹni ara abẹ́ bá ń ṣe tí bá lára bẹ́ ń ṣe èèyàn tó ti fi borí ọpọlọ ní ẹnṣe òjá ìzù ni àmọ́ ń pè wọ́n ni láúdínlẹ̀láwú kò retí gbọ́tọ̀lọ́n kàkùrà nílẹ̀gbẹ̀rẹ̀ kọgbọ́ wọ́n sì wá sí kọ̀ máa kankan àgbàtòjú rẹ̀ bá tó wálẹ̀ ọba dẹ̀ ló sí abẹ́ ó tún wá sí wá ní mutafawitun àtúwà jùra wa lọ níbẹ̀ ẹlòmí in bàlágà báyìí in tó ń fi ara rẹ̀ yóò borí ọ̀pọ̀ ìlú ẹsẹ̀ ní mọ́sùmọ́bẹ̀ torí pé ń gbà tẹ́sù bá múyàn tán kàmàsàlì ìsáni ìtìkọ́lá ìsáni kìfòrò kàmàsàlì ṣeitán ìtìkọ́lá ìsáni kìfòrò nígbà bá sọ fún yàtà pé kọ̀yìnsọ́ lọ́n bá ti kọ̀yìnsọ́ eh, bá rẹ̀ tán yóò bà padà kú lọ́dọ̀ rẹ̀ èmi kémi rán ìwọlọ́mọ́ntọ́ wá bẹ́ ọlọ́n sáré jẹ́ anábì ń sọ fáwọn tí ara abẹ́ ń ṣe kí wọ́n fẹ́ sọ lọ́dà wípé ẹlọ́rìí lóbìnrin

nítorí pé àwẹ̀ yẹn yóò máa rọ abẹ́ẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́mẹ̀ bí tún wí àwọn mẹ́ ní pé ọlọ́run tó dáwọn ẹ̀dá kan tára bẹ́ bá ń ṣe bébí bá tó ṣe ń pàlára rẹ̀ ó tún máa lè sí wọ́n ní tí ń bẹ́m̀bí àwẹ̀ ni wípé ẹ̀mí rí ọ ma fi lọ́kàn balẹ̀ wípé méje ń tí ó dá ara rẹ̀ oní máa ń fa ìmọ̀ ń tàṣàbàbà jùnún a máa fa kí làkáyè èèyàn yẹ ẹ́kàrí pé o ń tọ́ ọkà dọ́lùwà nítorí pé ọba dẹ́dà gbé ọpọlọ kalẹ̀ kọmọ jẹ́ transformer ó wá ń fa àwọn okùn kọ̀ọ̀kan tápẹ̀ níbi wáyà láti bẹ̀ lọ sí bí àwúrí kẹkọ́ ọ̀kan okù kan bẹ̀ tọ́lá tàpọlọ tó wá sí bí nǹkan ọmọkùnrin o ní ṣiṣẹ́ pẹ̀lú brain tó bá ti rí nǹkan tí wù lára obìn múra wọn pọ̀sásùn orónú ìyàwó rẹ̀ ní orónú kìníkan ní pọ̀sásùn ní o bẹ́ẹ̀ ni tíṣẹ̀yìn ọba le tàbí ọdẹ yóò máa bá ara mú pẹ̀lú ntọ́lọ̀ ń dá fún lóbin pọ̀sásùn kéèyàn wá mọ́pò èsẹ̀ tí wọ́n dá fún

irú o ń tàn nínú fífi ọba dẹ́dà téèyàn bá ṣe masturbation dí ààyè kan kò lè klọ́kì 30 tí a bẹ̀rẹ̀ ó fi sláàkì ní lè máa yọ́ ma wá sọ wípé nǹkankan ṣe nǹkankan ṣe yọ́ pé ò nídìí rúkíà ò nídìí rúkíà ń bá wá ṣe bẹ́ẹ̀ ní Ramadan tọ́bẹ̀ èdì pé fa'amna tí mọ̀níwù bẹ̀ ìjáde àwọn tó ń bájẹ̀. ṣùgbọ́n mọ̀ bá ṣọ́rọ̀ ẹ máa báyàwó rẹ̀ sínú Ramadan fa'amza omi tó ń yàtọ̀ sí mọ̀níyù tó jẹ́ pé máa ń rọ̀ kíkún ya asulu uqaybal bawli min haythu la yuhissu bihi insanu 'inda khurujihi èyí ẹ̀mà ti fi máa bọ̀rẹ̀ ń jẹ́ ọmọ wọ́n lẹ́yìn ìtọ̀ omi ìta lè fìjọ náà ni òpin ọ̀fìnkìn tọ́fìnkìn bá dojú ẹ̀tàn tọ́fìnkìn wá dorí kòdò báyìí omi tí ó ma bọ́ nímọ̀ rẹ̀ yóò fẹ̀lẹ́ yóò tìrín omi mábíyù láàmà pè fọ́kùnrin kọ́víyù láàmà pè fóbìnrin ilẹ̀ adáwà fi mọ́ sọ pé kúlù dákẹ̀rin yúmúdí wà kúlù oúnsá yúkúdí gbogbo ọkùnrin mọ́dí yọ́ mẹ́jẹ́ lára ti wọn àwọn obìnrin kọ́dí yọ́ mẹ́jẹ́ lára wọn ṣùgbọ́n tó obìnrin máa pọ̀ ju tọkùnrin lọ ó náà àǹfàní tọ́lọ̀ bá sí tó fi sí nǹkan tó bá jọmí lọ bá jáde àwẹ̀ ọbàjẹ́ ṣùgbọ́n àbùkátà ẹ̀kọ́ ẹ̀sìn wà láàrin nǹkan mẹ́ta kan bẹ mẹ́tẹ̀ẹ̀ta ń jáde ní ààyè kankan náà ìdàjọ́ wọ́n sí yàtọ̀ alìmọ̀níyù àtọ̀ wàlìmọ́víyù ní wọ́n máa pè látọ̀ rèké bó ti ẹ̀jẹ̀ wípé ah, ọ̀dà èntà e, e, e, lọ́tẹ̀lẹ́ wàlìbọ́ọ̀lù àti ìtọ̀ alìmọ̀níyù ma ń tọ́ ìrún lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ omi tọ́ mọ́ni wà mínú rúkìbàlì ìsàn ìbẹ̀rẹ̀lọ́n ti gbọ́mọ̀ nìyàn dìde ìṣẹ̀dáwa omi tọ́ mọ́ni ṣùgbọ́n bó ṣe jú omi tọ́ mọ́ tó kí ní ìdàjọ́ rẹ̀ yújíbù gọ́sìlà jẹ̀mí ìlì jásádì bádà kúròjì tó bá ti jáde bí ni kí ẹni ó dé ní ẹlẹ́ẹ̀kejì òun ni báólù ìtọ̀ wàlì báólù najisun ìtọ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n ti jẹ́gbin yóò jíbù Ọdún ẹlẹ́ẹ̀kẹta ni mẹ́bíyù omi ta ní ma ń jáde tí àbá ronú àdùn pọ̀ àbíyàn bá ẹlẹ́tọ̀ rẹ̀ síré olùmẹ́jà ní tàìmù kọ́ jáde padà lẹ́yìn kódà a máa jáde lẹ́yìn ìgbà téèyàn bá ni sẹ́tò máa ṣe tó bá padà jáde lẹ́yìn ìwẹ̀ ọ̀ranyàn àlùwàlà ló bàjẹ́ ìwẹ̀ ó bàjẹ́ o ẹ̀sìn ìwẹ̀ ìṣẹ́sìn wà Eh, eh, eh, ilé ilé èlò ilé èlò ilé èlò ìwẹ̀ yẹn fún ìrun ni ò sí mọ́ èyí ó tọ́lọ̀ láti padà ni ó fi wá lọ rí kírun ṣùgbọ́n kó tún wá bọ́ sí bàtúrù padà kó tún ọwẹ́ ohun kí wà ní hukumu ti ẹ̀ sí ẹ̀gbin àbí ẹ̀sẹ̀gbin tí ń bá ní kí ìsàrẹ̀ pé sẹ́gbin àbí ẹ̀sẹ̀gbin ìkẹ́fà wọn fábẹ̀ yóò gbásìkò púpọ̀ ṣùgbọ́n àkẹ́ sọ pé kìí sẹ́gbìn ó sì rí ìtẹ́ fi sọ bẹ́ ṣùgbẹ́ ẹ̀gbìn ni o àdíìsì tó sì wà òun náà ni wọ́n gbámú tí wọ́n fi sọ pé kìí sẹ́gbìn kí náà ni hadithu náà o náà ni hadithu Ali ibn Abi Talib o ni kuntu rajulan mudha'an mo jẹ́ nìkan tí omi ìmọ̀ ń jáde lára mi pọ̀ gan ọdẹ̀ máa ń ṣe àpẹẹrẹ pọ́kùnrin dápé ọmọ àmì ìsìn mẹ́lẹ́dẹ̀ mi ṣe ń wà dìde lé torí ẹ̀sìn mi náà sí ni ń wà lọ máa bá àná mi tó jẹ́ pọ́mọ̀ náà ní bẹ̀rẹ̀ mi pé bàbá ìyàwó mi wà láàyè bá jí ń bó mi ṣe báyìí tó sùn pọ́mọ̀ mi ọrùn náà ní ah, ah, ah. ìjẹ̀lẹ́kọ̀ ọwọ́ ara yàn lọ ẹ̀ntọ́nà ló díbẹ̀ ní bàbí ìrìbẹ̀rì ti jáde lára rẹ̀ ó wá tún sọ pọ́blẹ̀mù rẹ̀ ó ní wà kúntù fíìrù mínà lìtìsáàlì ó ti súnmi bọ́mì bá ti jáde báyìí pírí mọ̀ bọ́ sí bàtúrùmù ní ìlọ̀wẹ̀ jẹ́nàbà ó bá ti jáde ah, mọ́ ti wẹ̀wẹ̀wẹ̀ débi pé kápẹ́wẹ̀ máa ni ìbátisa ànábí wa ní kò lè tó bá ọ̀ fàlìyàmdọ̀ àmàkẹ́yànà wàlìyàksí zákẹrọ̀hù ọ̀gẹ́gẹ́ bí omi yẹ bá ta sí kátàrà ní àbásọ ni nájú làmẹ́sàbí rọ́ṣì kéèyàn mú omi báyìí kọ́kàn ni aka mú bayi, aka rà sí báyìí ṣùgbọ́n gbà bá fẹ́ tábà tábà tábà ọ̀pàtán kòndò méjèèjì ẹ gbọ́dọ̀ má fò òun o déèyàn ọ̀bẹ́ ìfọ̀ tó bọ́sàrọ̀ àkọ̀lálùwà láwó la lè o bí ogbó wá sí erí síríọ́sì wípé ah, ẹ̀kìrìsì àríbá ìkwàsásọ̀ in tọ́pọ̀lọpọ̀ ha ní fíìdì ń tọ́lọ ọkọ̀ ní ayé rẹ̀ ó jù báyìí lọ́wọ́ ẹlùmí òrùn sùmọ̀ torí pọ́ mathematics o a máa gbí ọ̀sẹ̀ bóòdè ní bathroom o ìtì tí rú sí lọ látàrọ̀ nígbà táìmọ̀tọ̀ gẹ́ẹ̀tì kílọ́gbà ayẹyẹyẹyẹ gbà mí tí ẹ bá kan ọlọ́pàá mi tí bá ń ka òfin fún yín tàbí kan àánú ẹ̀mẹ́sọ́ àfà sẹ́ríntẹ́ ẹ̀kọ́ yìí sẹ́fẹ́ lù ẹ̀wọ̀n ó ní ẹ̀wọ̀n bó ẹ̀lù ẹ̀wọ̀n tó ní ah, no eléyìí 1975 eh, eh, ni wọ́n pa ilé rẹ̀ in tẹ́ fi jùrọ̀ padà rẹ̀ oṣooṣù eh, náà lọ́rà ńlá ìwé wọ́n tọ́ọ̀bọ̀ wọ́n yọ mí wọ́n fi mí kún wẹ́rẹ́wẹ́rẹ́ kòsùgbọ́rọ̀ mọ́ máa bábà mú eléyìí ò lé tó bá ti á kàtẹ̀sì tí èsì torí rẹ̀ dáwà kátùsọ omi ìtọ́bá jáde ibi ọba tàṣí àmá wọ́n bẹ̀ nẹ́dìkùn ni ayéfọ̀ rush rọ́ṣù ní kéyàn wọn omi báyìí nẹ́tíṣù náà fine tó bá wá jáde bá ń lára tàà fẹ́ tábà fún tàà bá fọ́ àsàkárì tán gẹ́gẹ́ bí ìgbà tààtọ̀ kò ń gbò méjèèjì tí ń ma ìyàtọ̀ tí ń bẹ́ ń bí ti ẹnu tó bá jẹ́ ìtọ̀ ni àsàkárì kan ní kátàbà tó bá jẹ́ omi gbogbo ara ìkan wá ń bẹ̀m̀bẹ̀ tóun èsẹ́ ẹ̀gbin o ni màníyù lè tó fẹsẹ̀ múlẹ̀ mẹ́díyù ẹ̀gbin ni báólù ẹ̀gbin ni ah, a àwambọ̀ níbi ta wá dé tó bá wá ní àwọn prọ́mìkà sí ti manager yóò travel orin aláwẹ̀ ni in tí wá fẹ́ ṣe fún un ó wá jẹ́ tẹ́ẹ̀sì lójú ara wọ́n sì ti nǹkan bójú ara rẹ̀ ni ó sì jàláwẹ̀ nǹkan àkọ́kọ́ ni pé wọ́n bá gbé sóòrù wọ́n ní kò lè là láwọn lọ kò lè gbé sóòrù ayìnkan sáwọ̀ obìnrin já láti bẹ̀ 1 táwẹ̀ rẹ̀ ọ̀bà já tí ẹ̀jẹ̀ bá jáde lẹ́yìn ìgbà tí wọ́n parí kìíní kí n túnmẹ̀ ẹ̀jẹun 2 kápò ti sàlùwàlà tẹ́lẹ̀ kó tó ṣe tẹ́sì sí n tó lè jẹ́rọ wàlá lè jáde ń bẹ̀ àbí kò lè in tó lè jẹ́rọ wàlá ò lè jáde ń bẹ̀ bí i dìnlá ìtàhálà ní àríjà láàájì lè masala fílù kúfà tí kọ́ dìmọ̀ nǹkan fílù bàkíyà tó wà di jùmọ́ àti mbọ̀ ọ̀rọ̀ kan masala kò tó rí pé a mọ̀ sọ̀rọ̀ nípa itikaf tí Ramadan 19 inshallah rahman kọlọmọ ti pàwá ni 19 a ma wò pé yọ́ lọ kẹnubodò ní ìgbà tí òòrùn bá wọ̀ ní ọjọ́ náà mọ́sálàì aṣọ àtàwọn nǹkan míì tó tún bẹ́ndì eléna tọ́lọ̀ bá lè jẹ́ kí a débẹ̀ ìyàtọ̀ fi ń bẹ láàrin ẹni tí ó ya wèrè bó ṣe jẹ́ sàrìtàn lọ ya wèrè ọlọ́run sì pé kórí kọkọrọ orí sẹ́ ti padà lẹ́yìn ìgbà tí a pé magribi sọ́láwẹ̀ àbí ọ̀láwẹ̀ tí ọ̀bà láwẹ̀ sí ọ̀tọ̀ àwẹ̀ gbà padà ẹni kejì man ugumiya alẹ́ ọjẹ́ sàrìtàn ẹni kẹta òun kàn jẹ́jà ìjàn ló bá ti ẹ̀ pé ẹwọ ẹ̀dàkọ̀ ẹwọ ló bá ti pẹ́ àṣájú wọn ẹjí bí di jọmẹjọ bí inú láì tààrà àbí ọba dẹ́dà níwà ní kẹsí rẹ̀ àtẹntí ń sọ àtẹntí ń gbọ́ ìkọ́nikọ́ gbà ó ọlọ́run gbà ó ọlọ́run gbà ó àlágbára kankan ju pé kọ gbà lọ bí ó ṣe játẹ̀wọ́gbà ìwọlọ́lẹ́ fi á kùngẹ́ rẹ̀ ọba gba ìbádà yìí o bá ti ṣe ń ṣe bọ̀ iná a ti máa farakọ́ àwọn ìrùn kankan tọ́ọ̀fẹ́ ọlọ́run fi ìkẹ́ rẹ̀ gbàwáwò ti kẹ́ rẹ̀ gbàwáwò wo títóbi ti ẹ mọ́wò kékeré ti a wo mímá ti ẹ mọ́wò dídọ̀ ti ti wá wọ láàdà níkànṣe rẹ tí wọ́n é bí ọ́ ní tọ́ ọba ṣe mọ́wò ti pé àwa àrùjọ àfikó ṣe kí ni ó kọ́ ṣàmójúkò àwa ń bẹ́ ní gbangba àlìkíyàmà mọ́tù ẹni kọ̀kan wá láti rí o mọ́ sí tọpinpin wa bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi ta'abbada ta'abbadana bi siyami shahr ramadan wa jala siyamahu imanan wa ihtisaban sababan li ghufran adh-dhunub ahmaduhu wa ujallilu wa ashkuru ala ni'mi zahiratan wa batinah وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابة ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصابه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله افترض الله سبحانه وتعالى لهذه الأمة صيام شهر رمضان في السنة الثانية من الهجرة فصام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات وعلم أمته أحكام الصيام وعلمه وعلمهم مفطراته كذلك صلوات ربي وسلم عليه أمتنا هذه الخطبة تدور حول مفطرات الصيام فأهل العلم نتيجة الاستقراء جعلوا وصول المفطرات ثلاثة الجماع والأكل والشرب فمن جامع في نهار رمضان فقد أفطر كذلك من أكل أو شرب عمدا في نهار رمضان فقد أفطر قال الله سبحانه وتسامى فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسر من الفجر الآية أمتنا فكل من صام لله سبحانه وتعالى لا بد له من طلوع الفجر الصادق إلى غروب الشمس من استناد الأهل بل استناد الجماع الحقيقي أما المباشرة فقد تكلم للعلم فيها فمن باشر امرأته بالتقبيل أو بالمس فأمنى فأنزل فقد بطل صومه أما من باشر بأن قبل أو مس امرأته فعمذا فإن صومه صحيح فالمذي لا يبطل الصوم أما إنزال المني فإنه أما نزول المني من الجسد فإنه مفطر ومفسد للصوم لذلك قال العلم هذه الأشياء ثلاثة يختلف حكم كل منها المني والمذي والبول فالمني طاهر لكن حكم أنه موجب لغسل جميع الجسد أما المذي فهو ماء رقيق يحصل من قيب البول بحيث لا يحس به الإنسان عند خروجه فإن, فإن أصح القول فيه أنه نجس فهو موجب لغسل الذكر والأنثيين أما ما أصاب من البدن والملابس نكتفي بالرش أو الندح هذه سنة نبينا أما البول فإنه نجس لكنه يوجب غسل ما أصاب من البدن والملابس هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم وبارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفاره الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام الاستمناء على القول الصحيح حرام لأن من تصبر صبره الله هكذا أرشدنا نبينا صلى الله عليه وسلم وقد أثنى الله سبحانه وتعالى عباده المؤمنين بقوله والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو مملكة أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك ملعادون فلما أراد صلى الله عليه وسلم أن يستحث الشباب على الابتكار بالزواج ماذا قال من حديث ابن السعود قال صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه غض البصر وحسن الفرج فمن لم يستطيع فعليه بالصوم فإنه له وجاء فلما أراد أن يشدهم إلى بديل ما أتاهم شيئا إلا الصوم فإنه بالصوم يتقرب الله سبحانه وتعالى حتى يغنيه الله وحتى يرزقه الله سبحانه وتعالى بما يتزوج به من الأموال ومن الأرزاق أمتنا من من استمنى فأنزل بطل صومه وكذلك هذا الاستمناء ارتكاب لكبيرة من الكبائر بيد أن عواقبه وخيمة جدا كما أثبت ذلك الطب الحديث بيد صلى الله عليه وسلم قد بعدنا عن هذا من زمان صلوات ربه وسلامه عليه أمة الإسلام من صام لله سبحانه وتعالى ليجتنب السعود فالسعود إدخال الشيء إلى المعدة عن طريق الفم لماذا؟ لما جاء من حديث اللقيط والحديث لقيطة والحديث مخرج في السنن عند أبي داود بإسناد الحسن قال رسول الله صلى الله عليه وسلم للقيط ابن الصبرة وبالغ في الاستنشاك إلا في الاستنشاك إلا أن تكون صائما أما الكهل والاحتقان الذي أدين ربي سبحانه وتعالى به أنهما لا يفطران لأنهما ليس منفذا منفذي إلى الجوف لذلك اختار شيخ الإسلام تيميه رحمه تعالى أن الاتحال ليس بمفطر وكذلك الاحتقان ليس بمفطر أمة الإسلام أما الفاس النسائي المهبلي ولهذا يفسد الصوم وكذلك إذا خرج منه الدم ما حكم هذا الدم وكذلك لو توضعت المرأة قبل هذا الفاس وهل ينقض ودوءها بهذا الفاس بيون من الرحمن هذه هي المسائل نعرج عليها في الخطبة القادمة إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر آداك أداء الدين اللهم ربنا وفقنا بصيام هذا الشهر إيمانا واحتسابا ووفقنا بقيام ليلة القدر إيمانا واحتسابا اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا اللهم كلنا مؤيدا ونصيرا اللهم تب علينا وتب على التائبين وانتكم يا ربنا لبركة المستضعفين من المؤمنين والمنت في كل مكان وانصر المدن في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا بيض وجوهنا يوم تبود وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أكرم الأكرمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا وعلمنا ربنا سبحانه وتعالى مرنا بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم السارق المسدود القائم في مقولة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرا اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وسلم وسلم تسليما كثيرا